Àrà tó bá wù ní máa dá lórí ẹ̀. Àrà tó bá wù ọlọ́run ní máa dá lórí ẹ̀dẹ́. A máa wá sí ẹ̀dá kọ̀ọ̀kan, a máa sọ ẹ̀dá kọ̀ọ̀kan lẹ́nu pẹ̀lú tó bá fẹ́. Ọlọ́run a máa wá sọ ẹ̀dá kọ̀ọ̀kan lẹ́nu. Sọ ẹ̀dá lẹ́nu pẹ̀lú sẹ́rí. Ọlọ́run a sọ ẹ̀dá lẹ́nu pẹ̀lú sẹ́bú. Ṣùgbọ́n gbogbo ẹ̀pátá, alìmáyàṣà ó lè bí èyí tó sí fún ayé tó ní a máa kójọ tó ní a máa pàdé tí tọ́ àti lẹ́ ìwọ̀rọ̀ sórí ní ẹ̀jẹ́ adúgbọ́ lọ́dọ̀ ọlọ́run báwa náà tí ń péjọ yìí níbò mí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bá yé jẹ́ lọ́wọ́ báyìí nísìnyí wọ́n ń dà lúrú Al-Qur'an Al-Karim wa sunnat Rasulullah tàbí àti àwọn alfáwà àgbà Sheikh Adam Abdullahi Al-Alori èyí tí wà bá wa Sheikh Habibullah Adam Abdullahi Al-Alori tí wọ́n jẹ́ àdífà wọn lè ní tàbí àti bàbá wa sí Abdulmajid Eleha tí wọ́n bí wa tàbí albarka bàbá wa sí Musa Jirgis Al-Kalambi tàbí ọ̀gbẹ̀lá bàbá wa bàbá rere tí ẹnu ìdárúkọ náà tá bá dákọ̀ wù nísìnyí ládá rẹ̀ kọ́lọ̀ bá wọn ní tọ́kàn mi lọ ilẹ̀ náà ni mo sì fẹ́kẹ́ ẹjẹ́ àjọ sí àjọpọ̀ ẹni tí wọ́n tún mọ́níkì láàkì kan lẹ̀ nísìnyí bí ọba aṣọ́ adámù ti gbá kiri torí kí ní ipò jù wá lọ ẹ̀ndínlàká yẹ̀ bá kiri ní ọmọ rò pé àwọn là ń ṣe ń dára sí òun lọ́mà

ọlọ́wọ́n àbàbá alábìsàn sí bẹ́m̀bí àti gbogbo orí wọn yóò sì wọ́lá àfáwà àgbà sí orí tó wà ní wọ́n bẹ́m̀bí àfáwà àtùkọ̀wà ìdí àwọn tí wọ́n dérò wọn wà nù àtàwọn tó kù sí tún bọ̀ àwọn ẹni ọlọ́run mìí tó wà ń pamọ́ sáàmà wọn tí wọ́n sì wà ń bí àwọn aláwà ní ìwò kan yìí àwọn séhù séhù kú ni àwọn kólà fáwò kú bí tí wọ́n fara pamọ́ gbogbo wọn òbí ọmọ tẹ́ náwó nára tí ẹ tọ́mọ títí ọlọ́dún mẹ́rin àtọlọ́dún mẹ́jọ tó tó wá jẹ́ pé ẹtúnṣe náà rẹpẹtẹ láàyè ẹkó mọ́tò wa ẹ̀dá náà ẹ̀sí gbogbo ẹ̀ kọ́ máa ń lè lálùbáríkà ní ọlọ́mọdé sàpọ́ǹtì lára wa mọ́dé sàpọ́ǹtì wa náà lára ẹ̀yìn náà báwọn máa yọ́ dọmọ rí sáàmà fi tọ́ka lọ́la mọ́jọ wọ́yá yàkúyà gbogbo tẹ wá náà ẹ̀yà ọlọ́run ni tọ́lọ́run tó kí ní láàá àwọn tó bá ná owó sójú ọ̀nà ọlọ́run ló wọ́n sì padà ọlọ́run mọ́sàbà kan fún yín àwọn afáàlẹ́ kí ọlọ́jẹ́ lọ́lọ́ríkà ọ̀ látòrí náà sírò olùkárí gbogbo ẹ̀yìn ẹ̀yẹ́kù tẹ̀síṣẹ́ lọ́sàn lóru ọlọ́run mọ̀ yẹn ìrìnà mọ́ra yìí àwọn náà mọ̀ yìí ọlọ́jà àwọn ti nínú ọlọ́lọ́gbàrúkà gbogbo ẹ̀kọ́ta wá ní káàkiri Nàìjíríà ti tẹ́kẹsẹ̀ Nàìjíríà lábẹ́ ẹ̀nà Islam àwọn rivers bẹ́m̀bẹ̀ àwọn mọ̀kàdàmọ́ bẹ́m̀bẹ̀ gbogbo àwọn jẹmọ́ gbẹ̀mgbẹ̀ lọ́kùnrin lóbìnrin gbogbo àdúrà àti sọ́lọ́sọ́tọ̀ mọ́líkì táàkì bákan náà àwọn òkú wa àwọn òbí àwọn àfá àwọn ẹlẹ́tọ̀ àtàwọn tí wọ́n lẹ́lẹ́ kí ó dánfà mọ́tò dánfà lóúnjẹ tí ò jẹ́ jẹ ìjẹkújẹ ẹnu ìtọ́lọ̀ àfẹ́ jẹjẹkújẹ bàbá wà ní jẹjẹkújẹ lóko wà lódò àwọn kan ní kí ẹgbà torí ọlọ́run sọ́tùrù mọ́líkì àfihànṣẹ́ sí wọn àwọn àfihànṣẹ́ sí gbogbo òdílé sí adam pàápàá jùlọ almarkazar'om markazi ńlá ọlọ́mọjọ lẹ́yìn láíláí ọlọ́mọjọ wálẹ̀ láíláí mọ̀dínú markazi mọ́jà gbogbo ọkàn wọn ogun tó kù kíkìnkí tí ń dùn wọn tọ́lẹ́kọ́lọ́ ìyàwó àgbàlábígẹ àwọn ìyàwó níkẹtù àwọn gbogbo àwọn bí ìyàwó sí àdámù wà tí wọ́n farálẹ̀ wọ́n gba àlùbáríkà sára tí wọ́n sì ṣe tọ́lọ́run ọlọ́mọdà wọn lẹ́ni ọmọ ọlọ́kùnrin lóbìnrin ọlọ́mọdà wọn lẹ́ni ẹ̀sẹ̀ àmìnà àmìnà àwọn ìṣẹ́lọ lẹ́jọ́ ní ìyàwó bàbá tó Hassan rájá wa Owéibà ìyàbọ̀lọ́rẹ̀ wọ́n sábà àti gbogbo àwọn àyà tó kù bá tọ́jú wọn àwọn ti lọ rí àwọn ti gbogbo ẹ̀káyì kọlùkọ́dà ní ẹ̀ ọlẹ́kọlùkọ́dà ní ẹ̀ nǹkan rí ní ó bèèrè wọ́n ti pè fẹ́ nìkan ẹ̀tọrọ ayé ẹ̀tọrọ ọ̀run kátọrọ ayé kátọrọ ọ̀run tọrọ fúnra wa kátọrọ bá àwọn ọmọ Islam mọ́jẹ́ ṣubú láíláí Nàìjíríà ọlọ́mọ́sàbáwà tó ìrọ́lọ́kàbalẹ̀ jẹ́ mú àtàrà bí kí àwọn ìlú àgbáyé ṣe ń dáa lọ́sàbára fún àwọn olórí wa bá mójútó wọn gbogbo àwọn àgbààgbà fà gbogbo àwọn ẹni ọlọ́run pẹ́sidẹ̀ntì wọn lọ́mbà fún lálàáfíà lọ́mbà fún lálàáfíà bàbá ní ọmọ lọ ní ìsìn àmọ́ ẹlẹ́rí jẹ́ ọ̀nà míì tí ó tún débẹ̀ tí ó tún dá bá fún lálàáfíà ẹ̀tì bàbá àti ṣe núrù ẹ̀yìn tó bá máa fádùn àmọ́ gbà kó tọrọ dáadáa o owó tẹ náà ipò àwọn oníta ìsàn fún nínú ẹ̀yìn ọmọ wa náà tẹ bá jáde tẹ́ fẹ́ dà ẹ̀tọrọ ẹ̀ àwọn náà tẹ pẹ̀lú àbá ọlọ́njọ́ wa náà dáa fún òdodo بسم الله الرحمن الرحيم تبارك الذي يجيب ولا قدير الذي أحدث السماوات سباق من هذه الكرامات أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أصدق الله إن الله غفور رحيم يرد الرحمن من تفاوت بفارس السلام بطور ثم رجي الأسرى كبتين ينقلب إليك البصرات وأسير أرسل بيان السماء دنيات مصابيها والهجوم لكياتك وأسير الأواصر البعيد إلا الذين قلوا رجعون فأسابوا إلى الوليد يولكوا في الأرض ويقوا ليستبون ويقلوا في الجيش ويقلوا في الأرض ويقلوا في الأرض العظيم قال فقالوا لا كنا نسمع ولكن ما كنا بأسار زيد فاعترفوا للسبيل فصدق لأسار زيد إذا الذين أتمنوا ويجيب العمل فرد وعجل الكريم وعليكم الأقوى بجهر به دوائم ذات الصدور على الأمر رفع وليس بالعبير هو الذي جعلكم الرسلون رمز بملك وجوههم رمزك وإليه النصور حميد ما في السماء يسمى الأرض يسمون حواميد ما في السماء يسمى عليكم اللهم صل على سيدنا وعلي وسلم نوى اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم من الكافرون إلى الغرور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 رسول الله صلى الله عليه وسلم من الكافرون أن يفكرون ويقولون مصاصنا الواحد يقولون ذلك قل إنما عليك إلا الله وإنما على نذير مبين فلما رأوا الآخر فيعلموا الذين كفروا وكيها فالذي كنت به تدعون يا الله يا رحمن لاوينه يا الله يا رحمن لاوين بي استغفار يتكوكو استغفار يتكوكو الصلاه بكيك الصلاه بكيك بكيتاتنا الى الله بكيتات لا اله الا الله هو تولون لا فún Ẹ̀tọ́ ọlọ́run lọ fún ni, àdìtà nẹ́bù wa Muhammad. Allahu ya Rahman láwí ní. Allahu ya Rahman láwí ní. Allahu ya Rahman láwí ní. Ní kò lé di Allah àwúdí Rahman. Ìtọ́bá wo pẹ̀lú méjèèjì, méjèèjì náà láwà á pè nísìn kátó ti sí ìtọ́bá pàtàkì ní ọ̀rọ̀ rẹ̀ béèrè lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ní òsèé. Owó tẹ́ ẹ̀nà ọlọ́mọ àdí fún yín. Owó tẹ́ ẹ̀dínà látara ọlọ́mọ àdí fún yín. Àwọn ọmọ ìyá ọlọ́mọ ìyà ń yàkúyà. Àwọn ọmọ ìyá ọlọ́mọ ìyà ń yàkúyà. Àdáwò kúta. Àdáwò kúta nísìnyí. Àwọn àfáà. Lára àwọn àfáà. Lára àwọn ọmọ kéwú.

bó ti wọ ọ̀dákẹ́ bó ti wọ ọ̀dákẹ́ Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah Ya Allah يا رب Ọ̀rọ̀ ìlú ìkàtò dáàbòrò عالمنا بالسبب عندي والأمر إليك سبحانك لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا سنا إلا قريته من هوائجك إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا رب العالمين آمين Yíwà Ramán ẹ̀sìn Amina. Ẹ̀sìn Amina. Ọjọ́ ìrìn àwọn ọ̀rọ̀ على النبي صلى الله عليه وسلم تسليما عليه وسلم آمين Ọ̀rọ̀ tí mo bẹ́ fún ẹgbẹ̀sẹ̀ nù bàbá wa ní Mẹ́ríkà nìí láàrin ìṣẹ́jú kínkín ní torí àìlà ni a fẹ́ close ma so àwọn ọ̀sọ̀rọ̀ tó wá ìdí àsìkòtà aládìdì sáàrọ̀ gan òun ni àwọn èèyàn lè tí wọ́n tó dé ní àṣìṣì káìlà àmẹ́ àdúwà ni ẹ máa ṣe ìṣẹ́rígbádùn alẹ́ mìíràn sí sí lọ́lọ́n tàà bá bá fẹ́ fi lé fún wa ó fi lé àdúwà ohùn

Bàbá rí kìí, a ó kọ̀ nílá.

Lárí jẹ ẹ̀yà yóò kìí.

tó ẹ́ pé àwọn bàbá wa tí wọ́n tẹnu tí wọ́n fi gba gbogbo nǹkan láti nǹkan bí ẹgbẹ̀rún àìmọye ọdún àwọn òfó oníwà sí a ní problem mẹ́ta ẹ̀yìn ọmọ kí ó sẹ ń gbọ́ ìgbà tí wọ́n ti bí àwọn náà síbẹ̀ yìí àti tí àfẹ́ wọn fi lé wa lẹ́nu ní tó jọ mẹ́ta bọ̀ wọ́n tọ́ wọn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí ṣe wà sí wọ́n mẹ́rin pọ́ mọ́ kékeré mẹ́rin wa ogójì ọdún ìkọjá lábẹ́ fáṣẹ́wà sí torí wọ́n ń gbé wọn lọ́wọ́ láti ṣe problem pé àdáyí lẹ́yìn ìsàníyà wọ́n ṣẹ̀ríà problem kan àgbò tó ga problem pé ẹlẹ́kẹ̀ẹ́ àdáyí Bẹ́yìn àlùbí ẹ̀ wọ́n eh, àkọ́kọ́ ni àdáyí bẹ́yìn ìsàníyà wọ́n kí mú bẹ́ẹ̀ Báwo ni àpá àfẹ́ yẹn sí ẹ̀ lára pé èèyàn lòun náà tó ti lẹ́tẹ̀ lé ṣẹ̀lẹ̀. Ìjé èèyàn ti bẹ̀rẹ̀ rẹ̀, problemu. Problemu ẹlẹ́kejì ni pé àdáyìn bẹ́yìnà àlbíà wà wọ̀láàdà. Báwo ni àpá àfẹ́ sí láàrin ìgbìmọ̀ ìlú environment ìlú ẹ̀ bí wọ́n ti bí ibi wọ́n ti ṣe ń lò rẹ̀ pẹ̀lú àṣà kan tó gbé wá láti bìkan. ẹlẹ́kẹta problem ní kí a dáyé bẹ́ẹ̀nà rahman oníwà sí ní ìlójú òyìn ọlọ́run ní ṣe báyìí ṣaitani ní mọ́ ṣe báyìí ṣaitani dúó láàrin oníwà sí sọ́lọ̀ kọ̀ọ́rẹ́sẹ́ni tí ó pòun dáadáa nínú gbogbo àtàbí wá máa jáwẹ̀ iná fẹ́nìkan jáwẹ̀ alìjẹ́ Tẹ́gbẹ́ ẹni tí máa ń pè èèyàn kìrì tẹ́gbẹ́ ìrẹ́ dàrú èèyàn. Ta ló pè wọ́n mú mi ní? Ta ló pè ìwọ́? Ẹmẹ́ bá wá dáwò ẹyọ mọ́ tí wá dámọ̀ sí kan Wọ́n ló ṣe kò Ọlọ́run lọ́mọ ẹni tí ó jẹ́ kan lọ́la. Wọ́n ń gbìyànjú kí wúlà kọ́kọ́ náà èyí ò fẹ́ mọ́ dùpọ̀ ẹ máa dúró ṣùgbọ́n náà lọ́wọ́ máa tí kálukú fi ṣe àwọn wá lọlẹ̀ lárúbáwá nínú gbogbo ẹni títí lọlẹ̀ lárúbáwá tàǹjọ́ rẹ̀ àtẹni ọjọ́ ma kí wa ẹni ọjọ́ mú tó fi nǹkan ránṣẹ́ sílé kí ó kọ̀pọ̀ ọwọ́ anúhù ló ti bẹ̀rẹ̀ ní afọ́bẹ̀rẹ̀ alẹ́kọ̀ọ́ wọ́n kó tíra ránṣẹ́ sí wa ní Saudi wọ́n tún wọ́n náà pé ká tún lè rí nǹkan kan sí lọ́run wọ́n tó darí wọlé àwọn ọ̀gbàgbé òkú Ìkó tí wà náà ránṣẹ́ abẹ́ọ̀tẹ́ mi Al-Kùránì kíra tó wọ́n máa kà nítorí pé àfẹ́mí mo ní kìíní ìjọra lọ́wọ́. Tọ́ pẹ́lú mi ọba ọ̀nà tí lọ́la ló kú o. Èyí tẹ́ wá ń jáde lọ, báwọn àgbàgbé àwọn ní irú àwọn ẹni ni wá. Ọmọ kí ó mìíràn wá lọ báwọn ọlọ́run tí ìgbẹ̀rọ̀ ti dìsìn tàbí jọ́ bá fi fúrú máa ń sẹ́ sí wa. Èyí nù ajogun gbogbo ẹ̀lára sí wàtàmù náà ni.

wòlímà ní ọkàn wòlímà tí wọ́n bá bọ̀rọ̀ tán wòlímà ọmọ kan bẹ̀rẹ̀ tí wọ́n wá láti kú tọnu òun nìkan alákùnránì ní àárín wọn tí ó sì wòlímà áàdì tí wọ́n lápálùkùnránì tó rùn ló bí gbogbo olúmù yókù ẹwà sí pápá Apẹ àwọn bàbá wa, Fàdílẹ̀ ti ṣe ẹni ọlá ẹni ọ̀nà ẹni ìmáàmù àgbà ni wọ́n àgbà ìmáàmù tó lọ́wọ́. Àwọn bàbá wa ló hálì ọlọ́mọ́tẹ̀ jẹ́ àríwọ̀ pẹ̀lú. Gbogbo tó fẹ́ bá ọmọ wa sọ àti gbogbo alápapọ̀ wọ́n bá wa sọ. Ṣé yà tí ó máa jẹ́ oúnjẹ ẹ̀mí fún gbogbo wa yóò ti rí ọkàn wa pé ọlọ́run láá so mọ́ ọ̀rẹ́ ni tó jọ ọlọ́run mọ̀ tó rí ọlọ́run tó rí lé ọlọ́run wọ́n àwọn àṣìmá pẹ̀kù sójú ọ̀nà ọlọ́run bá ti ọlọ́run ojú ọ̀nà tó tọ́ ni wọ́n gbà wọn fi kankan mí tọ́ àwọn èyí gba ọ̀nà mí fún fi pàdé ọ̀nà ni wọ́n lọ ọlọ́run jáyà bàbá pẹ̀rún ọlọ́run Èèyàn máa ọgbọ́n náà bá rí o ọ̀rọ̀ ológun pẹ̀lú ìtàkì, ó sì tójú àwọn òbí àti ìṣọ́ ìlú o. Nǹkan kúta ní ìfẹ́ rẹ̀ pẹ́pẹ́

ìtọ́lọ̀ wílà àwọn àfáà tó fún wa wọn nítorí pé afẹ́ lówó afẹ́ kọ́lé afẹ́ ralẹ̀ káwà pa gbogbo òkúkù àti wàjìbáà àwọn aṣáájú wa tọ́lọ́run táwọn èèyàn ká dàrú ká pé torí sáfẹ́ dé gbogbo bá ṣe ń jẹ bá ṣe mọ́ nísìlò yí ọlọ́run nípa wípé àtúwà ní ẹ̀ nígbàtà jùlẹ̀ fọ́lọ́run bá ṣe bá wọn àfá wa torí bàbá tí adámọ̀ pláàni owó wọn pláàni ilé kíkọ́ àmọ́lọ́nkọ́ fún wọn gbogbo wọn sì ní bẹ́ẹ̀ bàbá wa ẹlẹ́ha ni wọ́n bí wa bóòlù àwọn òdù wá dé lónìí táwà pa àmà àwọn eléyìí mọ́ àwọn ọlọ́run fúnra wọn tọba tó dá wọn fúnra wọn mọ̀ wọ́n ọdọ́wọ́ yí o ẹgbẹ́ fi lè fún tí bàbá wá wí ìtàn tí ó parí lẹ́rin kan ni wọ́n fi lè

العشاء قبل العشاء ọ̀rọ̀ ọ̀nà láti mọ̀ pé wọ́n tètè dị alẹ́kún tó kí ìṣáì wọ́n wá kó ń jẹ kalẹ̀ ti jẹ pọ̀ ní ẹjẹ́ kí magaribi kí magaribi lọ àwọn méjì bí kírò ni oúnjẹ wọn lọ́kàn wọn ló wọn bá ní hús ẹgbọ́n ló tóbi láàfà gbọ́rọ̀ ó lé ẹgbẹ́ e, àkáì ah, lérí rún èkejì tó dúró ti ní èèlà kínú ẹ̀kẹta ní kẹlù ajá ni nínú àwọn méje àwọn mélòó ti sọ̀rọ̀ mẹ́ta ọkà àwọn mélòó lẹ́ ní dàgó sọ́tẹnuwọ̀ àbá mélòó lẹ́ àbá mẹ́ta ẹgbẹ́ bá ní mádàgó kò tẹnubọ̀wọ̀ àbá mélòó lẹ́ ẹlẹ́gẹ́ bá ní kúlòkún zọlátọ̀ alkọ́nàkún bá tààrà ilá anáwọ̀rí ìmọ̀ ẹ̀yìn bàjẹ́ púpọ̀ gbogbo ìrún ìdí bàjẹ́ àbìnrin àti ìmọ̀mù nìkan ni wọ́n bàjẹ́ ọdá àmì ìtọ́sọ̀rọ̀ ọdá àmì ẹ̀fà nígbàtí ìmọ̀mù ó àlàáfà wà bàrùn ní jẹ́ àwọn méjèèjì sáni ọ̀sọ̀rọ̀ nù bí ẹgbọ́ kan sáàfà kan ní ìjókòó ọ̀dá láàrin gbogbo wa tani iyọ̀ bá ti èjẹ́ tani owó ọba ti èjẹ́ tani fẹ́ obìnrin ọba ti èjẹ́ tani fẹ́ ipò ìmí ní kọ́ máa hólẹ̀ ilé mi lérí èmi ní kọ́ máa tẹ̀lé tani ọba tí èdè ẹni tọ́lá dìdì kan tó dí pé máa hólẹ̀ máa rọra yóò sì bínú pé àwọn ilé yọ dá ìyàwó pọ̀ ọmọ ìyà pé máa bàbá wa tàná jí sé mú alhásádò alhékìdò pẹ̀lẹ̀bọ́gódò ọdẹ̀rù àwọn àfánù kọ̀jẹ́ tìjábò tó nǹkan mọ́ ọ̀rọ̀ tí èyí tó jẹ́ àforíjì ní àwọn kan wá fi gba àwọn tí màláíkà wọ́n wá péèjì àwọn ẹni ànákò wọn ọ̀dá àwọn làwọn dá lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ wọlé o ọlọ́run má bà sí jẹ́ يا أيها الذين آمنوا عليكم أنفسكم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا وينبئكم بما كنتم تعملون

Ọ̀lànà ìyẹ́ olúwa. Kálukú ní kọ́ máa sọ pẹ̀lú bẹ̀rẹ̀ Ọlọ́run. Kálukú ní kọ́ máa rìn pẹ̀lú bẹ̀rẹ̀ Ọlọ́run. Ee, ọlọ̀ wọn gba bí ò ní gbà. Kò sáyè fún wa láti kọjú dẹ́rẹ̀ gẹ́gbẹ́ ọmọ náà nìwọ. Ọlọ́m bá lọ́dá ìwọ tó fi lọ́mọ náà ìwọ gan ríkọ́ ọdọ ọmọ náà ìwọ́n dọmọ àìjẹ́ náà. Ọlẹ́ wọ́n ní kèfèé rí màtọ́ fẹ́ kú ní àṣádọ́ láìláìlá màtọ́ láwọn mùsùlùmí jẹ́ yọ dàdé àṣádọ́ láìláìlá àṣádọ́ náà wọ́n rẹ̀ sọ́lá ọwá ní rọ́ nípa ipá ọwá pa ànẹ́bí wá gọ́ pé ah lẹ́yìn ìgbà tó sọ pé láìláìlá ah, ọmọ rẹ̀ sọ́lá tọ́rọ bá ọlọ́ọ̀kan rẹ̀ ló bí màgbé kí lè rí àwọn ọmọ rí sí pé àkídà ni tẹ̀ríà ni kíníkan ni kí ní jẹ́ àkídà àbí àbáàrin ẹ̀dá pẹ̀lú ọlọ́run ẹlẹ́mí ń bẹ̀kọ̀ wọ́lá nílé orin tíwé yìí kò sí dárùn gbọ̀n tí ó dájú wá lẹ́mẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́dọ̀ ọlọ́run lẹ́mẹ̀ẹ́dọ́gbọ̀n láì máyé ẹ̀ẹ́sẹ̀ gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbọ̀n láwà níbi ẹrù yíò ìtàlẹ̀kí bá tẹ́ kó kìí o ìjẹ́ ni ọlọ́run kọ́ pamọ́ ẹ̀rọ pẹ̀lú ayé ní kankan ẹ̀sì mọ́ bá wọn dá sí ká máa búyàn kiri ẹ̀ ń dà lóró kiri ẹ̀ ń bà lójẹ́ mọ́pẹ̀lẹ̀ tọ́lọ́run o tẹ́ bá ti lè dájú pa àbá kan bú ẹ̀ ìṣẹ́ ni ọlọ́run ẹkí àwọn tí a ṣáájú ẹ̀kì bẹ́lọ̀ kọ́lọ̀ jẹ́ kí iná ọ̀dá ẹjọ́ ọ̀rọ̀ sáà bá ọṣọ tó bá ọjọ́ lọ kí wọ́n kẹ́ àfá ẹ̀ẹ́ amójú ọ̀límọ̀ lọ́pàá límà ẹjẹ́ ọfọ́lọ́pàá kò lárí pàtàkì kàgbàkí àwọn afáwà lọ́yọ́ ẹ̀bàbá tààdà wọ́tààlà lọ́tọ́ jẹ́ àkùnjí láti fún bàbá ẹmọ́ bí حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله رسول لا إله إلا هو عليه توكلت وهو رب العزة العظيم بسم الله الرحمن الرحيم إلا في قريش أما بابا تلوزم قم يا أولتي لا تكتلوا أتكتلوا كتلوا أيا ما ضواهوا وما إن وقت تلوفي أسكيا ما ولا فلا ولا يجدك تتعدى كان يبقى

Mo ní ẹlọ sọ́rọ̀ àkọ́ládé. Ǹjẹ́ ẹlọ sọ́rọ̀ àkọ́ládé? Ẹni ọmọ kí wọn kan ti wà ní o. Ọmọ tí wọn kan ti wà ní. Wọ́n àgbà alálejò sílẹ̀. Wọ́n àgbà alálejò. Ẹnà àkọ́ládé ni Ẹgbẹ́ ti gbé látàgégi ẹni wọ́n jáàsì àfá ńlá ti wà lọ́sí tó ń bí àlọ́. Lọ́bá ní jẹ́ máa ọmọ bàbá Kọ́ládé lòun. Ìjọba bàbá Kọ́ládé lòun já.

yìí tó wá dé bá. Tí wọ́n bá àpá tó dé wá bá. Ẹmọ̀ ọmọ tí ẹlùmí ìrántí máa. Ẹlùmí ìrántí máa. Ọlọ́pọ̀ sẹ́yìn sẹ́rẹ̀. Ọlọ́pọ̀ bá lẹ́jọ́ bàbá jẹ́. Gbogbo iṣẹ́ mú ní. Ní láti gbogbo yí bá bá ká. Àjọ ìyá ọlọ́bìnrin. Rú àlọ́ fún bàbá. Kìí láti kúrò wọ́lọ́. gbogbo obìnrin náà torí kọjá kọjá òmìnà sí torí kọjá kọjá. Àfilọ́wájú ìtọ́lá Hùtíì. Ọmọ rẹ̀ náà.